kitabu tawhid òun ni fathul majid ṣarùhú kitabu tawhid tó ipé ọ̀kan náà àwọn ọmọ ọmọ sheikh muhammad ibn abdulwahab gan ni wọ́n se sheikh abdulrahman ibn hassan al-sheikh ọ̀dá in tí mo alifu bá kọ kalẹ̀ ká má fi kún kọ́dà lápẹjúwe aya tó gùn tí mọ̀ alífù bá mú díẹ̀ ń bẹ́ kọ̀ lẹ́tọ̀ káwọ̀ parí ẹ̀ ọgbọ̀n pé tíra àti ẹnìkan kọ ń ká mọ̀rùpẹ̀rọ ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń bí nusakù tí nusakù tí yẹ ń ká ma ma Eh, bẹba gbìyànjú tẹ bá rí fatihul majid ọ̀dá púpọ̀ fatihul majid ṣarùhú kìtàbí at-tawhid àbí ṣarù kejì ta ń pè ní taisiru al'azizi alhamid taisiru al'azizi alhamid fi ṣarùhí kìtàbí at-tawhid gbogbo eléyìí àwọn ọmọ àbọ́mọ ọmọ ṣékù gan ni wọ́n ṣe àkójọ rẹ̀ tí ń fi hàn pé yóò súnmọ́ èyí tí Sheikh Muhammad ibn Abdul Wahhab náà tí wọ́n kọ kalẹ̀ àwọn ẹni tí wọ́n ń sàfikún yìí náà kìí sí pé wọ́n láníyàn tí ó dá àmá rẹ̀ kọ́tẹ̀yàn ma ń kọ́ bí ìmọ̀ náà nù à ń pè ní al-amanatu al-ilmiyya al-amanatu al-ilmiyya òun làwọn àfáà tẹ́ bá rí kọ́dà bí wọ́n bá rí pé in tí àfáà yìí wí yìí khata'un bayyin kò yẹ kó rí bẹ́ẹ̀ bí ìgbà tí yẹn bá pe fáìlù tó ṣe ní marufa mansubu tẹ́mọ̀ pé yíò wọ́n hàn pé àṣìṣe ni wọn ò ní bá yí padà wọ́n yà wá bí kíni níbi footnote níbi hamishu rẹ̀ pé tọ́ nuska tọ́ tẹ̀wá lọ́wọ́ o bá ti bá nù o àmọ́dà bí ìpé tí wọ́n fẹ́ wí ní ó ti tán àmọ́kẹ́ wọ́n wá gbà àwọn alfọ́gbà aláyé bí ti wọ ọmọ àìgbà aláyé rẹ̀ ọlọ́run wá fi se wá lóore tọ́ pọ̀ láwa mùsùlùmí táàmà ara ìgbà ilé iláyé òun ni òṣùlù ẹ̀sìn tiwa ló fi ṣe rí lónìí pé ìtọ́lọ̀un fi rán nẹ́bì gan ni láti tó lé ní eléyìí ni ò já pìlẹ̀ wọn mọ́ alẹ́mọ́ aròpin tí wọ́n fẹ́ wí ní àkọ̀gbọ́dọ̀ jẹ́ báyìí ọpadà wá jẹ́ káwọn gbàgbé kí tí ẹ̀ ní kí ní ìpìlẹ̀ tí rọ̀ ń ga torí náà làwọn alfẹ́ fi gbà láyé gbogbo bí tí wùlẹ̀ ùkọ́ jẹ́ se àáfikalẹ̀ bí bó ti se bọ́ bá nídìí tó nídìí àwọn ìtọ́ bá nídìí ká wá pé a ah, bọ́yá wọ́n bọ̀ síbi footnote wọ́n wà pé tọ́ bá ti bá náà àwọn alfáà tọ́ ti máa ṣe lè ti pẹ́jọun ọ̀nà alìmáàmù náwàwí tẹ́ bá ká ṣarúhù alìmáàmù náwàwí ala àmọ́ bọ́yá nǹkan báyìí ni wọ́n fẹ́ wí bọ̀tún nítorí ẹ̀ eléyìí tí wọ́n bá ẹjẹ́ káwà náà kakọ lẹ́kọ̀ọ́ bẹ pé a lẹ́tọ̀ láti yí tí ẹni tí ọkọ̀ tíra tí ọkọ̀ kalẹ̀ lára tí a ti ẹ̀fi wá rí pé ó se pàtàkì ni pé púpọ̀ nú gbà òun ló ṣe pé ní ẹni tó ṣe tí rọ́ọ̀sà ṣiṣẹ́ ìmọ̀ bọ́yá ìmọ̀ tìwọ́ tí òun ké ní òní ni òjẹ́ ọmọ tí ń wí kíyàn wá bẹ́ kọ́ wà kí a bàbó ṣe wá wí báyìí kódà lápẹjúwe mọ́ láǹfààní àti wà níwájú bàbá wa Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala ní Makkah lọ́jọ́ kan bàbá láwọn àsàlìb tí wọ́n máa fi ń tẹ́yàn bá fẹ́ máa sùn èyí tí ẹ sùn ní dárísù wọn àmọ́ bá rí pé ẹfẹ́ sinmi díẹ̀ wọ́n láwọn bí òṣìlóbò wọn gbígbàtẹ̀wà náà kíláàsì wọn tún wá sọ́ọ́dì bàbá bá lẹ́ àwọn ní ẹ̀rọ́bù kan ta ni ó ṣe ẹ̀rọ́bù rẹ̀ ta ni ó ṣe ẹ̀rọ́bù kí ni ẹ̀rọ́bù tí bàbá fi a ṣe bí yẹn bá rí ń gbà mí irun tí ẹ̀ntí ti ń lọ́nu abda lakọ̀tọ́fà <laughs> abdallahi dé belibẹ́ ìta kìí ṣe belibẹ́ ìtì tọ́fà abdallahi bí belibẹ́ ìta ọmọ kéèrú ẹn tí ó ṣe rú àfikún ibùn bá débẹ̀ gbà ah, bàbá ọgbọ̀rọ̀ mọ́gbọ̀rọ̀ lárúbáyìí lakọ̀tọ́fà abúdùlọ́hí bilbeiti bàbá ní bó ti ríhun náà ni tọ́ọ̀fà abdullahi bí bilbeita torí pé tẹ́ẹ̀bá kọ́ kalẹ̀ abdun mufrod singulano kí ni musanna rẹ̀ tọ́ bá pé méjì abdani ìdá udífà ìlà gẹ́ìrìhí tuskotun náà ẹ́ ẹ̀ tí ń gẹ́ẹ̀tẹ̀ báyìí <laughs> inú èdè lárúbá gbogbo ògbà tí abdani bá ti di kíni mùdọ́fù wá mùdọ́fún ilé ẹ̀yọ nónà oko bẹ́ bá ká lẹ́nu kí ló kù tẹ́maka abdullahi lakọ̀tọ́fà abdágbé ìpìlẹ̀ jùmúlà òní pé tọ́fà abdullahi kí lọ wá fa bilbaita aliyahu ń gbà mí yá ò nẹ́sìbà lárúbáwá máa ṣe skọ́tù rẹ̀ òun lẹ́fìrí gbogbo ayà kùránì tí ọlọ́run instead tí ó fi wá ní rọ́bí kí ni kùránì ó wí rọ́bí هذا أسلوب اللغة العربية هذا حذف ياء النسبة لذلك نادرا اي نيري انه قران بي ربي اي تي ما ري ني بي كيني يا رب رب رب بي ipanu po ni pe kini pe lakọ̀tọ́fà abdullahi bí albeita lakọ̀tọ́fà abdullahi bí albeita beita náà lọ gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ beiti ẹ̀wọ̀n kébé yẹn bá rọ́ọ̀ṣì sí yíò yóò ti ma tún bàbá ṣe yóò ma tún àfáà ṣe ìmá tí ẹ ní òṣìṣẹ́ gíní òun ni ò débẹ̀ ọlọ́nkọ́ mọ́sáàsánú wa kẹ́lẹ̀ iná jẹ́kọ̀ fún wa gbogbo à ń sáré à ń bẹ́ tó kún ayé lónìí gbogbo ara tí ma líptò náà nù pé àwa náà ti ká àwa náà ti ké àwa náà lè lọ íńtánẹ́ẹ̀tì àwa náà ra tíra gbogboro àdánwò tí ma bí òun lélẹ̀ torí náà ẹ̀dàkùn ọlọ́nìkọ́rọ̀ lọ́bẹ̀yẹn ẹjá mú lọ́wọ́ gbogbo tí alfa bá wí àlẹ́tọ̀ àti ma yìí àbí tó sọ náà tí ọ̀tí ẹ̀kọ́ kalẹ̀ náà àwọ̀ lẹ́tọ̀ àti máa tú pé tó fẹ́ wí nì àti wíyún ní jẹ́ẹ̀dógún náà pé aláwọn àfáà náà sólù fíkì ní mafhumul mukhalafati fi kalamin nasi laysa bi hujja bi ittifaqil usuliyyin ara àdánwò tí ká máa ǹjẹ́ a lè máa sọ pé àlíyù aléhìsàlám àbí fátímà aléhìsàlám bí ti fákìlò olàmá ìnigbélà ọ̀lẹ́tọ̀ ká pé àlí aléhìsàlám ká pé fátímà aléhìsàlám radiyallahu anhu wa anha àmọ́ ìṣkálù láńlá ni káwọn èèyàn wà gbé tíra àwọn alfáà súnnà àwọn alfáà sálàfù jáde ẹ̀rì inú tíra Ibn Taymiyyah ẹ̀rì inú tíra àwọn tó sáájú Ibn Taymiyyah ẹ̀rì inú àwọn tó dé lẹ́yìn wàhálà wa dégà Ibn Taymiyyah bá fi lè pé <laughs> àbíkọ́ọ́lá Aliyu karramallahu wajhahu kò sínú manájú sálàfì kí wọ́n dá àlìyàn rí pé karramallahu wajhahu àwọn kanú jíra àwọn àfáà súnnà àwọn àfáà sálàfù kò tó dìpá àwọn àlfáà wá ṣe tàkíkù rẹ̀ pé àwọn kíni annusa àwọn tí bá wọn dá tíra kọjọ́ ohun ara burú táwọn gbìn sínú tíra nù àwọn tí wọ́n ń pè sáàfù ń jọun a lè fi wọ́n wé àwọn tàìpìsì lónìí kébìyàn bá kàn gbé nǹkan fún tàìpìsì kọ́dọ̀ ó lè má mọ̀ àmọ́gbò ti mọ lẹ́tàsí a b c d ẹ́n wọ́n sá mọ́ ma tẹ́ ẹ̀ṣọ́ a pọ̀ mọ́ b pọ̀ ma sí bẹ́ẹ̀ náà ní jọun ńgbà tí ò sí ibi tí wọ́n ti gbé tíra lọ pé a fẹ́ tẹ tíra ò sí ibi tí wọ́n gbé tíra lọ pé a fẹ́ ṣe fọ́tò kọpí bá ní tíra kan tó fẹ́ méjì kò sí tí ó ṣe ju pé mọ́ kóhun ó jókòó ọmọ títí tí ẹ parí bóṣù mẹ́fà ló tó parí kìtàbù tàwíìdù ní bójú bẹ́ẹ̀ lọ ní kìtàbù tàwíìdù yìí nìkan èyàn lè jókòó mẹ́ lóṣù mẹ́fà jọ máa hàn torí ẹ̀ lọ́wọ́ mú àwọn alfáàrò pé ah, èyí tí ibùn tí mìí bá fi ṣe wàhálà tó kọ minhajù súnà mùjálàdù méje ni lónìí tàtún ọdún tí ibùn tí mìí ó lò ń eléyìí ó tún ti ṣe tíra míì ẹjá wà wọn kan táwọn ò lè ṣe tíra iṣẹ́ tí wọ́n ní káwọn ọmọ dákíní ọmọ ẹ̀dà tíra kọ àwọn ìsáàfà àwọn ìṣẹ́ kíní wọ́n ìsáàfà sẹ́rí ìjọ tí wọn náà bá láàfà làwọn àdánwò dé ìjọ tí náà síkù bá ní àá <laughs> àwọn ẹni tó wà ń pò máa dáa ti ràkọ̀ ní òun náà bá nyà ibi náà dákọ̀ dé yìí kí ló àwọn ti jọun náà rò bẹ́ẹ̀ gbá ibá lè wọ́n yà yìí kọ́rà bí i tẹ́mí ò pé àlé ìsàlámù àlí gbọ́dọ̀ gba àlé ìsàlámù tani àwọn tó wá wọ́n mọ̀ kí Ibn Taymiyyah ọ̀jẹ́ wíbẹ̀ wọ́n mọ̀ pọ́kàn kan náà fà sálàfù wíbẹ̀ àmọ́ kó tó yẹjú ó di fìtínà yàá kílẹ̀ ibi kí ọmọ wí ẹbọ́n nínú tíra Imam Ibn Madda yìí ẹbọ́n nínú tíra limamu kíní yìí bẹ́ẹ̀ àwọn ìmáàmù yìí kọlọkọ́ ara tí ma ń yẹjú nǹkan yìí nílẹ̀ lárúbáwá ní Saudi níbòmíì wọ́n ka tàkíkò kún púpọ̀ kọ́dọ̀ ó lè ṣe pé gbogbo tẹ́yìn ó ṣe ní yunifásitì tí è di dọ̀pọ̀rù òun ní kọ́ máa ṣe kíní ọmọ ṣe tàkíkò kò ní kọ péjì ẹyọ kan wípé mọ̀ wà láfí nǹkan àbíbò wọ́n pè àmọ́ wọn tíra àwọn àfáà jọun yìí yóò ṣe wàhálà lórí pé èwo ní ibnu tẹ́míyà wí gan èwo ní ibnu kọ́yìmì wí gan kọ́dà bínú sàkúbá pógún lónìí yọ́ ma wá wo kálímà yọ́lọ̀ wà ń tàn pè ní annuskatu al'ummu annuskatu ìyá gbogbo àwọn nusaku kí la ń pè ní nuska umme in ma kọ́ jẹ́ nuska tí a fọ́ oní tí ra fi ọwà rẹ̀ kọ́ but in some cases ẹlẹ̀mẹ́rí yíò mọ́ ẹlẹ̀mẹ́rí tí ra tí a fà gan ṣe gíní ọkọ̀ mọ́ a wà tún sọ̀kalẹ̀ sí lẹ́bù mi a wà wà wọ́n kọ lójú ayé rẹ̀ wà ń rí bọ́ àlẹ́ yìí wọ́n kọ lójú ayé rẹ̀ nìkan kọ́ wọ́n kọ ń gbà wọ́n kọ tán wọ́n wá mú wá wọ́n wá ń kà á síbẹ̀ náà lẹ́wí bẹ́ẹ̀ni síbẹ̀ báyìí náà lẹ́kọ́ bẹ́ẹ̀ni irú yíò náà lè dúró sípò kíni al-nuskhatu al pẹ̀lú orú ìtàsọ́rúfù rẹ̀ ìtàrí ló ní ìkọ̀dá ibi táwọn alfa bá wí dé ibẹ̀ náà ni kí kàjẹ kí ọmọ ẹni ọ bá sì yẹ ọ wà nípo náà síkù kọmọ́sọ rẹ̀ di kíni ẹni ọ wà ń po ma dá tíra kọ kọmọ́sọ di alfa àdánwò mbẹ̀mbẹ̀ kọlọ̀nkọmọ́sásánúwà وقول الله عز وجل رولان وباتولا رقا صبايك وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون قلوا بني أصفى النبوة محمد صلى الله عليه وسلم أنذر به الذين يخافون أن يحشروا fi ọ̀rọ̀ ọlọ́run alkùránì fi kìlọ̀ fi kìlọ̀ fún àwọn tí wọ́n ń bẹ̀rù pé olúwa ó kọ àwọn jọnjọ́ kan yẹn làwọn mùmìní ọlọ́nkọ́kàwà kún mùmìní òdodo laysa lahum min dunihi waliyyun wala shafi' bíta lọ́nu wọ́n ma bẹ̀rù pé ìjọ́ tọ́lọ́run ó kọ àwọn jọ lálìkìyàmà yìí lámàáyín ni Allah wà láṣẹ̀fẹ́ kọ́dà ẹnìkan ni ó sì sì pẹ̀ẹ̀yàn ya kọ́dà bí n bá ti ẹ̀ ṣẹ́dá àwọn bàbá ó sì pẹ̀ kò sí lálìkìyàmà ìwà nẹ́bì fi alkùránì kìlọ̀ fáwọn tí ń bá ń bẹ̀rù bẹ́ẹ̀ pé ìjọ kan mọ̀ lọ́lọ́run ó kọ àwọn ẹjọ́ o tí ò ní sí wà líyù eléyìí ni ẹ̀rí ní táwọn alfáà máa fi ṣe eléyìí mo ní ẹ̀kọ́ ńláńlá ẹ̀rí pé gbogbo báàbù ta bá dé

ma dánwò lónìí ni pé wákàtí kan wákàtí méjì tẹ́lómí sọ̀rọ̀ ọlọ́run kò ní sáyẹyọ kan mẹ́kọ̀dá o ọ̀rọ̀ ọlọ́run gbọdọ̀ yàtọ̀ fún táwọn èbó ń pè ní inspirational talk tẹ́njí ò lè hun ọ̀rọ̀ ẹ̀rí pé láti gbà àti bẹ̀rẹ̀ tíra yìí ma máa ti dé báàbù kan kí ni wọ́n kọ̀ wí wà qawlullahi azza wa jal ètò dánù wa qawluhu àtọ̀rọ̀ ọlọ́run tó tún sọ ń bò mí lillahi shafa'atu jami'a ni o gbogbo ẹ̀ pátápátá tọ́lọ́n ni ìtumọ̀ ilé yọ padà wá ń bí ayà tí ó tẹ̀lé pé ìsìpẹ̀ kan ò sí àyàbí tọ́lọ̀ bá yọ̀nda ìtumọ̀ rẹ̀ nù kulli lillahi shafa'atu jami'a torí náà lólúwá fi wínú ayà mí tí ó bọ́ síwájú kó ń fẹ́ sípẹ̀ nìkan wájú ọlọ́run illa àyàfikọ́lọ́run fún rẹ̀ ó yọ̀nda òun gan ló lè yọ̀ǹda fún ìyàgbọ́dá sì pẹ lamọ̀yí àjẹ́pàwò lè determine lọ́dọ̀ ara wa pé mo fẹ́ sí pẹ̀yàn àfi ká béèrè pé ìjọ́lọ̀ ń yọ̀ǹda ká ṣe rú ìpẹ̀ báyìí lápèjúwe mo fún yín lápèjúwe irun àwọn ìpẹ̀ téèyàn gbọ́dọ̀ ṣe ash-shafa'ati fi haddin min hududillah ẹni tó dáràn tó yẹ kí adájọ́ àbílọ̀ bẹ̀jọba pé ẹdákùn ẹ̀fì ilẹ̀ ọlọ́run òsèkíní òsèkíní ọ̀yọ̀ndà mọ́ndàlẹ́dì ẹ̀ṣfáwọ̀ إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى olúwa ni kájẹ̀ fi tàwọn èèyàn lẹ̀ kọ́dà ní sánmà àwọn màláìkà ń sánmà kẹrin inú àwọn màláìkà yìí àìmọye màláìkà ló ṣe pé ìpẹ́ rẹ̀ ò lè ṣe nǹkan kan fọ́mà nẹ́bí adama tọ́lọ̀wọ̀n ò ní yọ́ tọ̀ sí kọ́dà bọ orí màláìkà tó bọ́ sí kíní eléyìí lè rí táwọn alfáà ma lò bí wọ́n bá bí wá pé ma hiya ṣurutu ṣàfáà kí ni má jẹ̀mú tí ṣàfáà ìpẹ̀ síse fi wọlé lọ́dọ̀ ọlọ́run àwọn àfáà sọmara ìsẹ̀ sínú má jẹ̀mú méjì méjèèjì ń bẹ nù ayà kí ni rídọ̀lọ́hì anìlmàṣúrìláhù rídọ̀lọ́hì anìlmàṣúrìláhù méjèèjì lolúwa kójọ sí bí pé ìlàmìbáàdì àyíyá zanàlọ́hù liman yàṣáú wayarùbọ̀ májẹ̀mú méjèèjì nù májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni ìvinú kọ́lọ̀ngọ́ yọ̀ndafẹ́ ni tó fẹ́ sípẹ̀ ọ̀kan lè máa sípẹ̀ àfikò béèrè pé sọ́lọ̀ ń gbà mí láyè kí n ṣe rú ìpẹ̀ báyìí ọkọ̀nù illa min ba'di an ya'dhana Allah man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhni mẹ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ọ wà wo ẹni ọfẹ́ sí pẹ̀ẹ̀rẹ̀ sọ́lọ́run yọnú sí ọyọnú sí irú rẹ̀ kéyàn ó sí pẹ̀ẹ̀rẹ̀ لأن الله لا يرضى بالكفر ولا يرضى عن الكافر Olúwa sì ní ìpẹ̀ kó tó wọlé lọ́dọ̀ tòun illa min ba'di an ya'dhana liman yasha'u wa yarda. Àfẹ́ni tọ́lọ̀ ń dunnú ọlọ́run èé dunnú sí ẹni tí ń ṣe kèfèrí sí, ẹni ọ́sà ìmórí sọ́lọ́run. Láwọn àfáà fi máa pé kò sí ọ̀nà bí tí pẹ̀ sí ṣe fi lè tọ́ sí gíní, tó fi lè tọ́ sí kèfèrí káàsọ̀tá ní ìpẹ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti alìkìyàmá kèfèrí ọmọ ulẹ̀ tán rẹ̀ kò lè ṣe gíní kò lè lẹ́tọ̀ sí torí pé májẹ̀mú rẹ̀ ní pé wà yárùdọ̀ ay

bàbá wá dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam annabi o ni ana laha ana laha ìmìnà lọ́lọ́n tójú ẹ̀ fún òun là annabi fi níbi a bá pẹ̀rún tán ma tọrọ fún pé wà ba'athu maqaman mahmuda annabi náà ṣe májẹ̀mú ń bẹ̀rún pé bọ́ bá fẹ́ tọ́ sí pẹ̀ lọ́hun pípé lọ́gbọ̀dọ̀ wí àdúà yìí bọ́bá fẹ́ tọ́ sí kíní tánàbí ó sì pẹ̀hún lálìkìyàmà ibi tàà wá ń lọ bẹ̀yẹ ni pé annabi tí ó ti mọ̀ sọ́lọ̀m tọ́lọ̀n ti fi hàn pé tí ń pé ana láhà èmi náà lọ́lọ́n lóhun kọjú ẹ̀ síbẹ̀ náà annabi ò ní bẹ̀rẹ̀ kọ́kàn máa wá sí pẹ̀ yọ́kọ̀ọ́kọ́ tọrọ ìdì ní lọ́dọ̀ ọlọ́run ìbẹ̀nu hadithi bẹ́ annabi ní wà lọ forí fún ìgbà tẹ́mi náà mà ńgbàtọ́lọ̀ ń bá tó yọ̀nda ní ó tó pé gbèrè òkè ọlọ́run sẹ́sẹ̀ wá sọ fún un pé ẹṣfà tó ṣàfà ẹṣfà nísìn yìí máa sì pẹ̀ àgbà lẹ́yìn àìmọye ìgbà tàbí ó fi wà lórí kíni lórí ìfẹ̀rí kalẹ̀ ń bèèrè kínú ń وقوله تعالى قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما لهم منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له آية إن آية تي أولون في أوفيس عنه أن أولون باني أبوه ó sì fi tú àṣírí gbogbo ẹn tí ń bá ń sásá bẹ́ẹ̀ ká ẹmọ̀tí ibi ò bá bá lè yàn ń sásá bẹ́ẹ̀ gíní ń sásá bẹ́ẹ̀ ìka yẹn ni pé tí ó bòyàn lèyàn ń gbé kọ́kọ́ bà ń gbogbo rọ́ ọlọ́njanu ayà lọ́nà wo ọlọ́run ní gbogbo ẹni tí ń pe ẹnìkan lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ń lọ pa nǹkan kan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ń lọ bọ nǹkan kan lẹ́yìn ọlọ́run kí ló sún ọdé bẹ́ ọlọ́run wá ń tó nínú ilmu usul al-fiqh a ń pè kí níka ní as-sabru wa at-taqsim as-sabru wa at-taqsim àwọn alfáà bí wọ́n bá fẹ́ gbé làákàyè ni tí wọ́n fẹ́ fọ̀rọ̀ yé wọ́n bá fẹ́ gbé làákàyè kalẹ̀ wọ́n wà ṣe kí ni as wa at yọ́dá jẹ́ fún ọ ní gbogbo possibilities gbogbo kí ni gbogbo bọ́lá kẹ possibilities ní Yorùbá hmm? gbogbo tó ṣeéṣe pé ọmọ ah, ṣeéṣe báyìí ọmọ ṣeéṣe báyìí ọkàlẹ̀ wọ́n ma wá wógilé lọ́kọ̀ọ̀kan torí àkọ́kọ́ hùn <laughs> ọkàn dàbí ipò ṣeéṣe láàká ìrẹ̀ ni kò ṣeéṣe ìdíni wọ́n wà wọ́gilé wọ́gilé títí tí ó fi kú nǹkan kẹyọ kan náà ló ṣeéṣe kò sí nǹkan mi àmọ́sẹ̀mọ̀ tí wọ́n bá kọ́ wí pé nǹkan tó ṣeéṣe ni ó lè ká ah, ìyẹn báyìí ń kọ́ irú ẹ̀ náà lọ́lọ́n ṣe fún wa ń bí pé kíyàn náà ronú gbogbo tí ń ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́n kí ló sún ọdé bẹ́ kúlùdọ̀ alladhina za'amtum min dunillahi la yamlikuna mithqala dharratin àkọ́kọ́nù dáràgbà àà pìsàmàwájí wàlá àà ẹ̀kan fojú wa àwọn odò yìí ni o ìpín báyìí ni tí wọ́n sánmà <laughs> inú sánmà àwọn ni wọ́n nìkejì àbí wọ́n nìkẹrin o lè wí yíò àbí fil ardi àbí kọ́dà lórí ilẹ̀ iná pé in tí wọ́n ní ní lórí ilẹ̀ igi igi tí èèyàn lè géjì ìdáná odò tí wọ́n fọ̀gbẹ́ fọ́tọ̀ sí kí wọ́n tó lóun náà ní ń búnyàn lọ́mọ àkọ́kọ́ possibility òun ó wà nullified la yamlikuna mithqala dharra ọlọ́run ní mithqala dharra sẹ́mọ̀tí ń jẹ́ zara dharra ni tó kéré jù tí ò sí tó kéré tó ọ̀nà ń pè ní atom lédè òyìnbó Lárúbá náà máa lò pé in tó kéré jù tí ò sí gíní wọn ò ní wọn ni ní bí sánmà ti tóun bí ilẹ̀ ti tó yìí ní tó mọ bí gbígbà tó mi bá kán sí ní ugbó odò wọn ò ní kílẹ̀ ń sìn wọ́n sí ẹmọ̀ pé ẹni tọ́lọ̀ ń bá ní kílá káàrí ó tètè wálé yóò sì mẹ́bẹ̀gbà lóòtọ́ ni kí ni kí wọ́n alá ẹnìnà mo fi ní gbogbo ọ̀nà lọ́lọ́run kójọ síbí ẹni ọlọ́run bá fẹ́ fọ́nàmà ẹni ọba gbọ́ àyà iye ẹnìkan ní lọ pẹ nìkan lẹ́yìn ọlọ́run mọ́ kọ́lá kò ní pé wòlí àbí pàápàá kan lẹ́yìn ọlọ́run kọ́lá kò ní pé ànábì ọlọ́run torí pé gbogbo ohun téèyàn fi dì sáàbù ká pé èèyàn lọ́lọ́ ní òsì àkọ́kọ́ ni pé kò sí ẹni ó lè kílèmù pé nǹkan kan tá ń pè òun àtọ́lọ́run ni ọjọ́ sí àsánmà àbí wọ́n jọ sí à ilẹ̀ <laughs> kò sí tọ́ ọ̀dà bàbá kò ń bí yíò wà máa lahum fíhì máa min shirk àbíbẹ̀ bá ti ẹ̀wà pé wọ́n ni sánmà alákọ̀ọ́kọ́ àbí wọ́n ni lẹ́lẹ́ẹ̀kejì àbí wọ́n ni àwọn òkè àbíkọ́dá àwọn kí wọ́n ọ̀dá kan ní lóòtọ́ àmọ́ wọ́n pẹ̀lú ọlọ́run wọ́n jọ wàlẹ̀ ya gbogbo ṣíríkún yẹn ni pé sẹ́mọ̀túnmọ̀ ni èyí wọn ọ̀gbà ẹnu ẹ̀dá kan náà ọlọ́run ọ̀lẹ́nìkan tó ké sí nínú gbogbo tẹ́ǹsìn yìí pé dákùn bá mú nígbàdí ẹgbẹ́ òkín fi kún tí mọ̀ fẹ́ dá yìí kọ́dà ìwọ gan ńgbà tí ó dá ọ kò béèrè nǹkankan lọ́wọ́ ẹnìkankan ma lahum fihi ma min shirku wọn ò dá ní wọn ò sì wà pé wọ́n wá jọ ní wọ́n jọ ní nǹkankan kí tún possibility ẹlẹ́ẹ̀kẹta tó ń làákà ìfilé pé á ah, ìtààfin ń sìn wọ́n ni ah, ìdítààfin ń pè wọ́n ni lẹ́yìn ọlọ́run olúwa ni wà máa láhù mẹ́nuhun mẹ́ngọ̀ ìrì ẹ̀ tún lè kílèmù pé a ah, wọn ò ní kankan lóòtọ́ àwọn náà máa kọ́dà àwọn èsẹ̀ pátínà ọlọ́run a máa rí gbọ́ pé ní ọlọ́run nídi wọn ìmá ké sí wọn fún wọn kò sí ẹ̀dá kan tọ́lọ́un néèdì ẹ̀dá tí ń mé bẹ̀lẹ̀ yìí tí ò mé ẹ̀dá tí ń mé ọlọ́run ò nídìí bẹ̀lẹ̀ gíní bẹ̀lẹ̀ jamad bọ́rọ̀ gidi tọ́wà lójú kan mẹ́lẹ̀hú minhum ọlọ́run ò ní ọlọ́run ọ̀ní olùrànlọ́wọ́ kán nínú ẹ̀dà rẹ̀ ọdí mélòó ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ayé ọ̀bá sí òun làkẹ́ ọmọ kegí ló tún wá kú ọlọ́run ló tún kù kàn bọ́yá yíò ní o lè fẹ́ gbowó mọ́ pé ọdá ti ẹ̀ ní gbogbo eléyìí wala ò ní nǹkankan agbọ́pẹ́ èèyàn ọlọ́run lọ́wọ́ agbọ́pẹ́ èèyàn ṣe alábàání ọlọ́run àmọ́ wọn sí pẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run o gbé ìdí ń bẹ lórí àwọn kèfèrí jọun lè yóò kọ́ rìbú náà ilàlọ́hì zulfa àwọn àbújálẹ̀ àbúlà bí gbà pé àwọn èrè wọn yìí báwọn bá tanra àwọn lókù ẹ̀sọ́lọ́run ni pé àwọn ilé ilé súnyàn mọ́lọ́n <laughs> wọ́n lè sì pẹ̀yàn ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní yíò náà wọ́k lórí tí ò fi wọ́kù la tanfa'u shafa'atu 'indahu illa liman adina ẹnìkan ò tó kọ́ wá sí pẹ̀lú ajú Ọlọ́run àfẹ́ni ọba yọ̀nda fún ẹnìkan ò tó láti wá bọ́ síwájú Ọlọ́run ẹ́ àyàfẹ́ni tí kíní àyàfẹ́ni tó ń bá yọ̀nda fún torí náà làwọn àlfà máa pé irú ayà yìí ẹni Ọlọ́run bá nílò kẹ́yìn ó ké fún bílàkà rẹ̀ bá tutù pàtàkì jùlọ ẹni tó tí ọ bọ́nú síríkù ìpé nǹkan mí ìsìn nǹkan mí lẹ́yìn ọlọ́run pé já ti ẹ̀ pa ọ̀rọ̀ tíratì kí ló dé kí ló rò pé ó gé ní bí kí ní igi tẹ́ rẹ̀ àbódò yìí sí ó ní nǹkan nú sánmà àtílẹ̀ àbóhun àtọ́lọ́run jọ dákan àbọ́lọ́run ń pè pé dákùnbà máwòrán lọ́wọ́ kò sí lé bá yín bẹ̀bẹ̀ wájú ọlọ́run tọ́rẹ ni tọ́lọ́run ọba ní tí ó gba àṣàfáà rẹ̀ àbí kọ́ yọnú sí kọ́ yọnú sẹ́ tí wọ́n sì pẹ̀ ó sì yọ̀ǹda fún kíni tó fẹ́ sí pẹ̀ èèyàn kọ́lá abúlà abbas sọ báyìí ta ní jẹ́ abúlà abbas bàbá abbas hmm? ahmad ibn taymiyyah rahimahullah ẹ̀bùnùtẹ́mì ẹ̀bùnùtẹ́mì àtẹ́gbọ́ta ń gbin gbogbo ọgbà ní òun náà wọ́n àdàpé rẹ̀ alàjẹ́ rẹ̀ ní pé jẹ́ ni abu al-abbas ọkọ̀ ẹ̀bùnùtẹ́mì ànà abu al-abbas rahimahullahu ta'ala ẹ̀bùnùtẹ́mì ànà èso ọkọ̀ rẹ̀ alàjẹ́ mi tún lélẹ́yìn náà bàbá abbas ọmọ ọmọ tẹ́míà àjẹ́gẹ́bìyàn bá jẹ́ méjèèjì náà kò burú bọ̀ jábù ọjẹ́ ibùnú àmẹ́rí tó burú tó ti wà rampart nísìn láàrin ẹ̀yìn tásọ̀tá náà lùsúnà òun ni kí àwọ ọmọ pọkọ rẹ̀ lábú àwọn àbú àwọn àbú bọ́bá pé àbú ọmọ rẹ̀ ní pé àbú kíní àbú abúl abbas hmm. àbú abdullahi àmọ́ àwọn àbú àwọn àbú torí tún ma ábù lédè lárúbá ní bàbá ọkọ ẹni èsì ìse èsè bàbá ẹni ẹmọ pé délẹ̀ àbú kọ́dẹ̀ lómi ti rò pé tún ma àbú lédè lárúbá ní ọkọ orí bẹ́ záójù ní ọkọ ẹlẹ̀ máa pé àwọn záójù ẹ àwọn záójù wa èyí wọ́n ṣe nǹkankan àmá àwọn àbú okùdí ẹ̀ka àtò àwọn àbú àbú àwọn abu al-abbas kò sí tó burú mẹ́ gẹ́gẹ́ bá ti rí nísìn ibn taymiya kí ni abu ti ẹ̀ abu al-abbas abu al-abbas bákan náà àtún rí pé ibùnù ibùnù bẹ́yàn bá jẹ́ bàbá abbas ó lè máa jẹ́ ọmọ òun ibn taymiya fi ń jẹ́ ibùnù taymiya taymiya bí kẹrin òun ni tẹ́míà jẹ́ òun ló fi jẹ́ pé ní ó kọ sheikul islam ibn tẹ́míà lẹ́kùn rẹ́rẹ́ kí ló kọ ẹ̀ ahmadu ibn abdul halim ibn abdul salam ibn tẹ́míà rahimahullah àmọ́ kò se nǹkan káàkiri wí several ń bí pé lópin ìgbà tó bá ṣe pé bàbá bàbá bàbá lè yán tọ́ lọ ẹ lè fi ọmọ pé bàbá rẹ̀ bí títà ní ahmadu ibn hanbal alimamu ahmad ó kọ tí ẹ̀ náà ni ahmadu ibn muhammadi ibn ibn muhammadin ibn hanbal ibn taymi àtún jìnà jù yíò lọ ahmadu ibn abdulhalim ibn abdulsalam ibn taymiyyat al-harrani rahimahullahu ta'ala torí na méjèèjì lọ bá mu abúlà àbáṣì ti ibùn tẹ́mì à ń jẹ́ ibùn tẹ́mì ò bí ọmọ tí ń jẹ́ àbáṣì ò èyún náà ṣe nǹkankan torẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ nísìn láti secondary ní ti ń jẹ́ ábù kìníkan kọ̀ láìfí bọ́bá ẹgbẹ́ tó wọ́ ọ́nù kìí ṣe dandan pé ó ṣe ń sì dàgbà tí ò bí kò sí nǹkankan pé kọ̀wátán náà ni òbíun ìsìn tí ń jẹ́ ábù láti kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ìwọ̀n tó ń táa búyàn sí wọn làwọn àwọn ọlọ́run fàpẹẹrẹ lélẹ̀ fún aná àwọn tó dájú wá lọ fífí Ibn ta'ala gbogbo ọlọ́run ti kẹ Ibn rahmatullahi alayhi àmọ́ gbogbo wa nísìn ẹbọ́mọ Ibn Taymiyyah ni wá Ibn Taymiyyah ju ẹni ó ṣe gíní ẹni ó bí biological child lọ bó ti rínú àmọ́ tí ń sọ ni pé èyàn lè máa jẹ́ ààbò kìíní kàkọ́dà bí ò bí ọmọ ìyá ńlá wa Aisha radiyallahu anha radiyallahu ta'ala anha wa ardaha ummi wa ummi wa ummul mu'minin ìyá tèmi ni ìyá ti ẹni àmọ́ ìyá ńlá wa Aisha ò ní ẹni biological child táàpọ̀ mọ̀ tèèyàn bí ni síbẹ̀ náà kí ló kì ti ìyá ńlá wa Aisha hmm? Ummu Abdillah torí náà èyí wọn ò ṣe nǹkankan Abul Abbas ay ibnu Taymiyyata rahimahullahu ta'ala qala Abul Abbas ibnu Taymiyyah fẹ́ ṣe sharuhu ayata kàtàn yìí nafa Allahu amma siwa kullama yata'allaqu bihi al-mushrikun wọ́n nínú ayà àtẹríta kàtán yìí gbogbo ń táwọn ẹlẹ́bọ lè fẹ́ ṣe gíní tí wọ́n lè fẹ́ diwọ́ mọ́ ọlọ́run yanjú gbogbo ẹ̀ wọ́n bá ṣubú yakata onímọ̀ ní gbígbà tí yàn ń sásábẹ́ kíní ń sásábẹ́ ẹ̀ka ló kù níbi ọ̀rọ̀ ẹbọ torí pé Ibn Taymiyyah tún rìpítì ẹ̀ nafa an yakuna fàbáyàna أنها لا تنفع إلا لمن أذن له الرب. rabb níta wí náà ni Ibn Taymiyyah tún wí bí pé gbogbo mẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́n ní òsí ẹ̀ní ẹ̀gbọ́lọ́n ní ẹ̀gbọ́lùràn lọ́wọ́ fọ́lọ́n ẹ̀ sì lè gba sàyàgbàǹgbẹ́ pẹ́ sí pẹ́ nìkan tọ́lọ́wọ́ ọ̀yọ̀ndá torí náà kí ló kù tẹ́yàn lọ pè nǹkan ní lẹ́yìn ọlọ́run فبين أنها لا تنفع إلا لمن أذن له الرب كما قال عز وجل ولا يشفعون إلا لمن ارتضى إن آيامي تنجيري مجمو كجتاوي رضا الله عن المشفوع له ọlọ́run ní wọn ò ní sí pẹ̀ àwọn tó wọ́n yọ̀ ń dá fún wọn ò ní sí pẹ̀ nìkan àyàfi kí àyàfẹ́ tó ń bá yọnu sí fàhádìí ṣẹ̀fà àtùlẹ́tì yàzúnnú halmushirikún hiya muntafiyatun yawmal qiyamah torí náà ibn taymiya ní gbogbo ìtàwọn ọ̀rọ̀ ibn taymiya sí lélé yóò sí continue gbogbo tí àwọn ẹlẹ́bọ ma ran kan pé bí gbogbo ẹbá ti ẹ̀bọ́ yányán wọ́n sá sí pẹ̀ wa olúwa ní òsí iná kò sí tọ́jọ bẹ́ kama nafaha al wa akhbara an-nabiyyu sallallahu alayhi wa sallam annahu ya'ti fayasjudu li rabbihi wa yahmaduhu la yabda'u bish-shafa'ati awwala hadithu tí mo wí fún ilẹ̀ kan ni Sheikhul Islam ń wí fún wa yìí pé kódà Nabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ ọgbà láyé kó sípẹ̀ òun náà kàn ní ṣe gìrì kọ́ máa ṣe gíní kọ́ máa sì pẹ́ yóò tọrọ yọ̀nda yasjudu li rabbi Ànábì ó forí kalẹ̀ yahmaduhu yóò dúpẹ́ fọ́lọ́run yóò yìn kódà nù rìwáyà kan nínú hadith Ànábì ni Ọlọ́run ó wá ṣílẹ̀kùn fún mi àwọn ẹ̀yìn tí mọ̀ ńgbà mọ̀ wà láyé kí n fi yẹ̀ ń jọun kò tó di pọ́lọ̀ wá pé ọya mọ̀ sí pẹ̀ torí náà tó mọ̀ yóò kọlù lẹ́hu ẹrùfà ara sáp lẹ́yìn tàn náà bá se gbogbo eléyìí lólúwọ́ wà tọ̀tọ̀ mẹ́ bóòrè àfún tó ṣàf

ọsàlékún kẹ́ àtàánú rẹ̀ fábúhò rẹ́rà tí gbogbo àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam àbúhò rẹ́rà lọ́gbà hadithi wá pé òun bí annabi pé man as'adun nasi bí shafa'atika ta ni ó soríire jùlọ ń pa àpẹwà annabi ẹ̀rì parí pé àwọn ọ̀nà sípẹ́ pọ̀ àbúhò rẹ́rà wá bèèrè pé man as'adun من قال لا إله إلا الله خالصا من قلبه ẹni tí ó gèrè ìpẹ̀ ìmí ànẹ́bì lọ́hun lálìkìyàmà òun lẹni tó ní láìláha ìlàláwò kọ́dà láìláha ìlàláwò rẹ̀ yíè wá sí kíni èé se tí ẹnu nìkan khalisan mẹ́kọlbì tọ́dọ́kẹ̀ fún ọlọ́run ọba ọlọ́nkọ́ masá ka èmì àtẹ̀yìn náà ọlọ́nkọ́ kàwàkúnnà wọn fatilka shafa'atu li ahli al-ikhlas bi idhnillah eléyìí ni ìṣẹ̀pẹ̀ tí ó ma wà fún àwọn tí ó bá fọ́ ẹ̀sìn wọn mọ́ ọlọ́run àwọn ni ahlu tawhid wala takunu kò ní tọ́ sí gbogbo ẹni ọba mú nǹkan míì pọ̀mọ́ ọlọ́run tó pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó sì nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí tá ń pè ní aṣíríkù billahi azza wa jal ẹbí iná aládò olóni insha Allah ta'ala ọ̀rọ̀ Ibn Taymiyyah sí continue a padà máa ká but fún àǹfààní àwa tulabul ilmi ọ̀rọ̀ tí alimamu Muhammad Abdul Wahhab kó yìí nínú tíra ńláńlá ní tíra ibn tẹ́mí àtàpẹ ní kìtàbù al-iman ìbẹ̀lọ́wà kìtàbù al-iman al-imam ibn tẹ́mí a ní tíra àtàpẹ ní kìtàbù al-iman al-akbar wa kìtàbù al-iman al-awsat eléyìí nínú kìtàbù al-iman al-akbar lọ́wà wọ́n ti dá kìtàbù al yìí tẹ̀ lọ́tọ̀ pẹ̀pẹ̀ gbogbo tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ imani ni al-imam ibn tẹ́mí a ni wọ́n kójọ síbẹ̀ ẹni ọlọ́run bá ní kí kó nílé ẹni ọba sì ní tíra àwọn tánpẹ̀ ní mọ̀júmọ́ olfàtàwà gbogbo tíra Ibn Taymiyyah lọ́fẹ́ ti wà nínú mọ̀júmọ́ olfàtàwà irú kitabul iman mujalladu ẹlẹ́ẹ̀keje the whole volume ẹlẹ́ẹ̀keje ẹ̀rí tí wọ́n rahimahullahu eh, ta'ala alọ́nkọ́ masá ṣe àlékún eh, ìkẹ́ rẹ̀ fún Ibn Taymiyyah àwọn alfáà tí ó jẹ́ káwọ gbọ́rọ̀ ẹ̀sìn yé lónìí àti Ibn Taymiyyah àti gbogbo àwọn tó kù náà àtàwọn tó lọ àtàwọn tí ń bẹ lónìí náà ọlọ́nkọ́ masá san wọ́n lẹ́san dáadáa lórí ìgbìyànjú wọn láti jẹ́ kí ẹ̀sìn ọlọ́run kọrọrùn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين àkọ́kọ́ bèèrè tá fà bèèrè àti ìyànjú rẹ̀ bóyá fà pẹ́ àbí bóyá ẹ̀gbọ́ in tí mo wí nánú ara common mistakes táwọn èèyàn ṣe lónìí sẹ́rí lè yìí tí yà fà wí ẹ̀mọ́ tó fà kọ̀mpútà lọ́fà éèjì kọ̀mpútà tàwà òǹgán tún dákẹ́ wúrú sí i ọjẹ́ kíké wọ́ rọrùn ni o ń kálukú náà fi ń rò pé mìíràn ti yí akéde iná ààrẹ̀bà ti ra maktaba shamila táà sí ń gúgú ààrẹ lọ́fà ń tààfà wì sẹ́rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àti ń tẹ́tíra nísìn wọn ò ṣe wàhálà bí ti gbọ́hun mọ́ àwọn prógrámù ti sí àyà yìí mọ́ pé eh court and sẹwà rọ́pọ̀lọpọ̀ kọ́ta ń pè sí àwọn ẹkọ́ ti ìdajì ayá tó di òun kàkọ́ ti gbogbo kíni gbogbo ayá ẹ̀rẹ̀ àfọ́ òsì nídi wọn ọ̀kọ́ délẹ̀ wọ́n ma tí ó dé táwọn òfin ṣe kíni lẹ́fi ní gbogbo ayá tí wọn parí bí èyí táwà gé fún tó lábẹ̀lẹ̀ ilmi àwọn tí máa dánwò àwọn nùsáàkù jọun àwọn náà làwọn kọ̀mpútà kò nínà ní fi gbà yín mara gbogbo ẹni tí ó bá ń gbé nǹkan fún òyìn pé bá tẹ̀ tán tún nǹkan rẹ̀ kà èyí tí ọba ti lékún tó gbé fún ó lè tètè sàtúnṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọkàn dàbí ẹ̀rin ni ìbéèrè tó ṣe pàtàkì ni alfa ní àwọn gbọ́ nísìn pé mẹ́ẹ̀bá fẹ́ ká nẹ́bí ó sì pẹ̀ wọn sallallahu alaihi wasallam gbogbo ìgbà tí ọba gbọ́ tí mọ̀ábínú bá pẹ̀rún ànábì ní ọ̀sàdúà fún kọ tí Allahumma rabba ad-da'wati tammati tààmà wíhùn tó fi béèrè pé wà bá ń fún maqaman mahmud tọ́yì àfáàdín bá mọ́sálásí kan bá wà yáì tọ́kan wà yáì gbogbo ẹ̀ náà tọ́bá ìpéjọ́ òun ni irú béèrè yóò ní nídìí torí èyàn ní gbọ́ ìtọ́ bá ti jìnà sí gbogbo ẹ̀nà lèyàn ma wá ṣe ní àbíbíyàn bá ti ṣe kan ọpa ti masala kan lélé yìí nínú inú ilmù usulul fiqh náà ni ọ̀rọ̀ ń wáyé púpọ̀ lẹ́jọ́ mẹ́ta ń pa usulul fiqh torúpọ̀ ní àsáàsù ṣẹ̀ríà ọgbẹ̀n tí ń ṣe fátúwá tí ọmọ usulul fiqh yọ́ sọ àwọn èèyàn nù jẹ́nà aljanna masala usuliya ni èdèwì òun làwọn alfa kan ìdá usuliya ni pé hal yaktadil amuru takrar hal yaktadil amuru at-takrar masala ńláńlá tí wọ́n ṣe bá sù rẹ̀ ni pé idha warada al-amur bá ṣẹ̀ kan bá dé ọlọ́run ni a ṣe báyìí àbá nẹ́bì ni a ṣe báyìí haliyaktadi at-takrar ìjọ necessitate repetition ìwé ìta bá bèèrè pé ah, wọ́n ti pèrún ànẹ́bì ní ìsàdúrà mo sì ti ṣe eléyìí náà bá tún bẹ̀rẹ̀ ẹ̀rùn ó tún pè jẹ́ náà se ń tún máa se mí ni ọ̀rọ̀ méjìlá àwọn onímọ̀ wá sọ mẹ́ àrínú wọn tí wọ́n ní náà gbogbo ògbà tí a múrù bá ń wá yàktẹ́dí yàktẹ́dí at kọ̀bá jẹ́ mọ́sálásí mẹ́wàá a sì ráwọn ní mímọ̀ tí wọ́n náà in ti ń ámúrù bí bíyàn bá ti mú wá lẹ́ẹ̀kan àfi bí kíni bí ámúrù rú omi bá tún wá lókú àmẹ́rù ámúrù ni èyàn ti ẹ́ ti mú yàn wá nù bọ̀tẹ̀ yí tí ó dá ni pé bí ọ̀rọ̀ bá rí báyìí òun ni pé owó bo ni mọ́síláhà kìí ṣe gbé ẹni ó sàdúrà fà nẹ́bí lẹ́mìnú lẹ́ẹ̀kan ò kọ́kọ́ kí yíwọ̀n dá wa lójú àti adúó pẹ̀lú yàktádì takrar àbá níkọ̀ yàktádì ó ní sàdúrà fà nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ mẹ́wàá kí ládàrí ó ṣe déédé ẹni ó ṣe ní

inú àbí wọ́n wí báyìí àbí wọ́n wí báyìí kọ̀sẹ́ ni tí ó pé òṣèṣe méjì <laughs> kọ̀sí àfá tí ó pé èsè bó ti ebi ó ti dá mọ̀ázínú tẹ̀kan lóhun èsè tó tún dá eléyìí lóhun kọ̀sẹ́ ni tí ó wù bẹ́ torí náà eléyìí náà wọnú báàbù kíni kòrò ján anìlfèlà ọ̀dà púpọ̀ ká máa ṣe mọ̀rọ̀ àtàwọn kan